adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala atọrọ alikun ike àti gẹ̀fún anábíwa Muhammad sallallahu alihi wa alihi wasallam hadithi tí afẹ́kalẹ̀ ni yóò ni hadithi yawa Aisha radiyallahu anha قالت سئل النبي صلى الله عليه وسلم في غزوة تبوك عن سترة المصلي فقال مثل مؤخرة أبو رحل akhrajahu <clears throat> muslimun so hadithi yawa aisha radiyallahu anha wọ́n ní wọ́n bèèrè lọ́wọ́ anábíwa muhammad ẹ má gbàgbé pé ọ̀rọ̀ tá ń ṣàlàyé lọ o náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ asútúrọ̀ asútúrọ̀ nìkan tí a mọ́ ń gbé síwájú tí a bá fẹ́ kírùn léyìí tí ó tọ́ka wípé àyè bíbí o láti ibi tí sútúrọ̀ ní bá wà sí ọ̀dọ̀ ẹni tó ń kírùn àyè tí ò sí tí ò sí gbà tí ò sí gbà kọjá náà so wọ́n ni anẹ́bì sallallahu alaihi wasallam pé wọ́n bèèrè lọ́wọ́ anẹ́bì ní gọ́zùwá tó Tabuk níbi ogun tí anẹ́bì jà lítọ́ mọ́ ní gọ́zùwá at Tabuk so an suturatil musalli níbi gọ́zùwá yìí dẹ̀ ni anẹ́bì sallallahu alaihi wasallam wọ́n jáde kúrò lé wọn <clears throat> láti lọ bá wọn kò fárí jánu sí ilé ọmọdé ọrọ̀ jù fáwọn tàbí claim wípé gbogbo jihadi tí Ànábì ṣe sallallahu alaihi wasallam jihadun difa'iyyun kìkín ṣe jihadun talabiyyun ipe jihadu ipe defensive lànẹ́bí jẹ́ Ànábì ò offensive babban láàrọ̀ ni ogun àkọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ nínú Islam tánpé ní Badr offensive ni ó ti ẹ̀pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtàwọn sikinan pé sàrọ́yá tánàbí mara sallallahu alaihi wasallam sàríyà Usama bin Zaid ńkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láftà Ànábì sallallahu alaihi wasallam àwọn futuhatun islamiyya jihadun talabiyya futuhatun islamiyya lè tafi kọ́nkọ́ gbogbo tafi kọ́nkọ́ ṣàmù ní iraq gbogbo ẹ̀lọ́bá tafi wó roman empire àti persian empire jihadun talabiyyun àmọ́ gbogbo ló ní ṣùrútù rẹ̀ ló ní májẹ̀mú rẹ̀ kìkí ṣe fáwọ́dọ́ jihadu kìí ṣe terrorism kìkí ń ṣe ìkan abadan gbogbo ló ní ṣùrútù ló ní àwọn legislations nínú islam tó wà nínú quran tó wà nínú sunna tí ò sí yọkú tí ò sí ṣe kíni wà ilá yóò kà di fáwọ́dọ́mọ́yàn lọ́wọ́ yóò di ìtàjẹ̀ sílẹ̀ lọ́nà àìtọ́ yóò di ìdà ìlúrú lásán ni ilé <clears throat> tó jẹ́ kí èyàn tó rántí na inṣáàlá nípa wípé àwọn Nigeria wọ́n tó ti fẹ́ bẹ̀rẹ̀ àwọn sàfáhà wọn lè ìtàmọ́ ń ṣe àwọn tó ṣe pé Allahu Akbar ah, kí náà ń pè lè ìtàtún pè ní protest wọ́n gbọ́ pé wọ́n náà plan ìkíní kan ní on 10th àbí ìkíní pé next month August wọ́n fẹ́ jáde gbogbo ọmọ Nigeria tanyanya igbá wo kòkó bàbá sásùn ẹjí ká mọ̀ ipé ìjáde against àwọn olórí wà láìkì kí ń sọ́fù problem tó yẹ kó sọ́fù ẹ̀ ní ó yẹ kí endsars yẹn bó ṣe lágbára ó yẹ kó sọ́fù ẹ̀ ẹ̀ tún need láti mi ẹ aftermath ẹ wo bí before endsars ẹwà ogun tó wá padà aṣẹ lẹ́yìn endsars ṣe ó easy sí ni àbúwá lè sí again kí ni common sense sọ fún wa gan kó tó di pé àgbóyẹ̀sì gan sọ fún wa normal common sense yẹn tó bá kàn nílà akáyì nìkan yóò gbọ́yé pé kí ni yóò gbàkù bá lákáyì <clears throat> kì í ṣe ká túlù ká dà lóru ká jáde against àwọn olórí ká kó play card ká waṣọ kíní kan white ká pé kíní kan ká ṣe kíní kí lámọ̀ sí akàmọ̀ nǹkan kiri títí àwọn ìyá wa àwọn bàbá wa tí wọ́n lọ bíṣẹ́ á wọn lọ́wọ́ àwọn tán tajà wọn ní kọjá tẹ ẹlòmí ọjà tí ó tánà lórí fáwọn ẹ̀lú oúnjẹ léwu ẹ blọ́kì ọ̀nà kìníkan wọ́n ti sọ́yá ọ̀nà tí ń lọ kìníkan kìníkan ẹlọ́dí tààlẹ̀ ń dínàmọ́ sáwọn olórílẹ̀ ń dínàmọ́ ni ẹ lè dínàmọ́ wọn ẹ lè gbogbo wà sáìlú ń bẹ lọ́wọ́ tí wọ́n ẹ̀yìn náà lẹ́pàdà wá jẹ́ ìyàdẹ́ ẹ̀dọ̀dídé ẹ protest gbogbo nílùú ẹ̀sùn táyà sí gbogbo títì gbogbo nǹkan ní infrastructure táwọn government mi tán tí ẹ̀tún dá gbogbo ẹ̀wó ẹ̀tún dá gbogbo ẹ̀wú yóò padà yá ẹ̀pàdà tún máa plunder àwọn shops ni plunder ẹ̀ tún padà máa wọnú àwọn ṣọ́ọ̀bù sí máa kún kanú ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ma ní ẹ̀ ń ṣe sáàsì dénú ṣọ́ọ̀bù tún dénú ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù náà ẹ tún mọ̀ wílẹ̀ tó tún fẹ́ dákalẹ̀ yìí o ẹ máa wo àwọn akíbọ̀ ẹ tún mọ̀ wo tọ́lọ̀wò bá bá mọ̀ná àwọn sùfàáwì ẹ́ láwọn òpònú ẹ̀dá tí wọ́n ń pèpè lọ sí ibi irú àwọn nǹkan yìí tọ́lọ̀wò bá bá wa mọ̀ná àwọn kọ́lọ̀ má jòjẹ́ tán fi tú gbogbo Nàìjíríà tẹ́yìn lílé yìí wàláhì tí ìlú bá wa lè tú tí ò ní nìfọ́m ìgbàlẹ́wà mọ̀ pé í òótọ́lọ̀wọ̀ táwọn sálàfù mọ́ ń sọ wípé ká lo 40 years lábẹ́ olórí burúkú ó pèjú ká lo òru kan òru ni o kí ń ṣe fúdé ò just òru kan láìsí olórí lọ ìgbà ẹlẹ́mà ẹnkìní kan corrupt ìgbà tí ò bá ti wá sí nìvọ́ọ̀mù tí ò sí ètò mọ́ tí ò sí olórí mọ́ tí ò sí ẹni tán ó rúlù mọ́ tí gbogbo ẹ dàrú tẹ́ẹ̀n rí tí wọ́n tán rèpù àwọn èèyàn ṣe ju yín báyìí tí wọ́n kò sí tẹ́sì sí ìsìn ẹ̀ṣẹ̀ ẹ̀tún lè pe ọlọ́pàá láti fi dẹ́rù àwọn èèyàn ẹ̀lú but at least nǹkan tó létò ó dẹ̀ sí ń lọ ẹjẹ́ a máa sí lọ bá ilá in shakartum la azidannakum ilé tọ́lọ́n ṣe fún wa ní nẹ́ẹ̀mà sáà ń dúpẹ́ ní àà náà àwọn díẹ̀ tọ́lọ́n ṣe fún wa ní nẹ́ẹ̀mà tó pọ̀ díẹ̀ ni mo pín díẹ̀ bí nísbà sí àwọn àmọ́ pé díẹ̀ kí wá nìkata wá ní but fi hakíkọ in tó pọ̀ ni sí àti dúpẹ́ fún yìí tẹ́ni ẹ dúpẹ́ fún tọ́lọ́n ṣe fún yín ibi òsì lẹ́ńké owó tẹ́ fẹ́ fi organize protest àtàwọn kíní ẹ̀ àtàwọn tó ní tẹ́ ní lágbára nínú àwọn ìmkànìyà ti yẹn ẹ̀yìn ṣe fi yẹn ẹ̀yìn ṣe fi establish nǹkan mí sínú ìlú láti fi tún promote ìlú yẹn láti tún ṣe bí ìlú yín ìlú tẹ́fẹ́ kó dá ìlú yẹn gan kò ní haibà lọ́kàn yín náà ìlú yẹn lẹ́mọ́ fi ń ṣe skit president yín fz comedy ẹ̀tún expect àwọn tẹ́ẹ̀mí ṣe yẹ̀yẹ́ kan tún mọ́ sí dáadáa fún ikú ìlú bóòdá sí hádà rẹ̀rù máa kọ́ ìwọ̀ tó sọ ìwọ̀ tọ́lọ̀ bá ṣàánú pẹ̀lú àgbóyẹ̀ ẹ̀sìn Islam tó lálàáfíà má bá wọn kópa wò má bá wọn share rẹ̀ lórí Facebook má share rẹ̀ lórí Telegram má bá wọn retweet mọ́ bá wọn hashtag ẹ̀ lórí twitter mọ́ bá wọn touch ẹ̀ kódà mọ́ bá wọn gbógun ti ní pé intense yìí ìṣekúṣe nínú ẹ̀sìn islam musulmi sì lè mi àwẹ̀kín protest kò sí tọ́pìn protest ó lè rí rárá kódà kò sí ìrújú tó fẹ́ mú fún ikẹ̀ ẹ̀rọ protest láyé kò sí tọ́pìn bẹ́ẹ̀ against olórí ni wallahi islam takó ilé gangan ṣe bí lè ní ìsinmi àwọn ilé gangan ni terrorism fa àwọn tí wọn ò sìn kankan tó tún wọ́n against terrorism lẹ́mọ̀ pé terrorist ilé gẹ́gẹ́ ṣe ewu ẹ̀dàkùn ẹwà ìmájẹ̀ kọ́ ajẹ́pá àwọn onísúnnà àwọn sàlàfí yíò ní àwọn náà fẹ́ jáde ní títì tàti announce kalẹ̀ ipẹ́ fẹ́ jáde ní on the 10th of kínníkan a fẹ́ ṣe wọ́dé láti ibi a ṣe lọ sí government house a wá ṣe lọ sí kíní oníkálùkù ti wà ní prison ẹ̀wọ̀n ti kún pé a sọ fún yín àníbò kó ara ní wọ́n fẹ́ jáde àgẹ́sà olórí nù wọ́n fẹ́ lọ gba gọ́ọ̀mẹ́ntì nù àmọ́gbà tí ń sà ń súnà nẹ́fẹ́ sí báyìí anybody tó sọ̀rọ̀ yìí ayọ́ ẹ̀rọ ọmọ dada ni wọ́n ọmọ yìí jà fún right wa they are fighting for our right whereas ìyẹ́ gẹ́gẹ́ ni terrorism nínú àwọn mọ̀dọ̀hìrù mọ̀dọ̀hìrù terrorism òun ni ká máa jáde àgẹ́sà àwọn olórí akúdà haida pẹ̀lú ẹ̀yẹ ń pín bó lórí àwọn ẹni yìí wọ́n ní bùkátà sí ká ẹ máa ṣàdúà fún wọn ṣàdúà fún wọn ni in ti islam pèpè sí ni ẹ̀ àwọn òkè ìlàkà ìtiwá takò islam ẹ̀sàdúwà fún wọn ọlọ́ fún wọn taufik èyàn ti ẹlẹ́kùn pilot ti wọ aeroplane tó ń ṣépè fún sí kó wà wá pa ní ó ní wọ aeroplane wà ìgbàtẹ́pẹ̀ bá mú tán ní ìsìn ó wá wà kú ara ní àà ìbò kílẹ̀ imam ahmad mọ̀sọ̀ pé idha ra'aytu rajulan yad'u lilwala tí ń bá rọ́kùnrin kan tí bá ń ṣàdúwà fún àwọn olórí nínú Ah, ẹni yìí ó náà pẹ̀ ní ẹni yìí gbọ́ súnà yìí bọ̀tà bá rẹ̀ nìkan tí bá ń sé pèlé wọn tí dẹ̀ ń bú wọn nínú àwọn àmì tamọ́ fún mọ̀ pé ah, ẹni yìí ẹni ànù lílé inú ẹni yìí ní náwọ́rún minad dalala ẹni yìí Imam Ahmad tán Imam Ahli Sunnah wal Jama'ah ah, àwọn ni wọ́n sọ ọ̀rẹ́ so elékan jẹ́ kí n tún rántí ọ̀rẹ́ ni ẹ̀dàkùn má bá kópa tó bá dé ìgbì táwọn èèyàn sọ jẹ́ kó yíwa pé ẹ̀yin ẹ̀ṣẹ̀ táǹsẹ̀ ló ń dáwà lálẹ́nu olùkè ń sáwọn olórí kọ́kọ́fà gbogbo táǹsẹ̀ yẹn aljaza'u min jinsil amal bó ní ìlú ṣe kún kẹ́kẹ́ fún ẹbọ tó tó bó ṣe kún tó yìí ìlú kún kẹ́kẹ́ fún bídá àdádálẹ̀ ìlú kún kẹ́kẹ́ fún ìmọ̀ takwa annabi sallallahu alaihi wasallam lójoojúmọ́ ìlú kún kẹ́kẹ́ fún ìmọ̀ ṣépèlé àwọn sàhábà ìlú kún kẹ́kẹ́ fún ìmọ̀ jẹ́ ó yàwó yẹ̀ pé kò sí tó ṣe zìná zina balẹ̀ ó gbá everywhere ìlú kún kẹ́kẹ́ fún ọtí ẹ̀ mádúmọ́tọ̀ títí ń wọ̀ lú ní ẹ̀ mádúrúgọ títí ń súnlẹ̀ lójoojúmọ́ nínú ìlú ni ìlú kún kẹ́kẹ́ tó báyìí fún náírà bet ó tó báyìí ẹ wá tún bìlífì pé ẹ gbọ́dọ̀ mọ́ ní gbogbo nǹkan náà tó ni ẹlùmí àṣọ yóò ní pé ẹ àwọn ìlú èbó ńkọ́ ìwọ ló ń rò bí àìdélù èbó sórí wọ́n ti fi fíìmù báyé wa jẹ́ àwọn tẹ́kà máa ń pa fún pé ìlú tó ní economic tó imbalance ju USA ni kọ́dá àwọn infrastructure vita mọ́sùn ìgbà ìrọ́pọ̀ mẹ́ àwọn olú àwọn àyíwọ̀n ìgbà ṣe bí US láwà títí nínú fíìmù tó ń wo orí títí tí ó dá US títí tí ó dá pọ̀ US títí tí ó dá ọpọ̀ mẹ́ táwọn ọmọ US àwọn tó bá ń kọ̀m̀plé mẹ́gbà ìpé ìlú ìgan kò ti ìlú ìrò tẹ́ dá ah, ìlú táwọn kan parí Nàìjíríà pẹ̀lú tó dánú àwọn aráàlú gan kọ̀m̀plé pé gọ́ọ̀mẹ̀ntì ò sì kankan bẹ̀ náà so o lè fi mọ́mọ́ fi àwọn kíni àní dáwọ́látò kúfùrì ní ìlú àwọn musulmi lápọ̀ ń bí má fi ìlú àwọn kèfèrí jẹ wílò àwọn musulmi àwọn kèfèrí alìjẹ́nà tí wọ́n náwó àwọn jẹmọ́ gbá báwa ṣe ń ronú kọ́lá àwọn kèfèrí ṣe ń ronú àníbá ṣe ń ronú àníbá ṣe ń sẹ́sìn àníbá ṣe ń behave àníbá ṣe gbogbo nǹkan wọn lóyàtọ̀ wà unique so àwọn tá ń ṣe yẹn ọlọ́wọ́ máa fi ya rẹ̀ jẹ́wà gẹ́gẹ́ bí ayàṣẹ́wà nínú Qur'an pé ẹ máa rí àtọwò Ọlọ́run tọ́ yín nínú yà yóò so ẹ dákun mọ̀ tó ṣẹlẹ̀ nígbà yẹn sàzìn tó ever wish ipe kí nǹkan tó jọ bẹ́ẹ̀ kó tún ṣẹlẹ̀ nípa àwọn olórí wa nípa àwọn nípa gbogbo mùsùlùmí generally and then pàápàá nípa àwọn tí wọ́n wíkì tí pé tí wà lábá ṣẹlẹ̀ báyìí àwọn yóò jẹ yìí ah, àpọ̀lá àánú àwọn èèyàn àwọn tí wọn ò ní kankan náà at the end of the day ẹdí gbogbo ẹ̀ èyí tó kí bí ó fẹ́ lọ tẹ̀ẹ̀kọ́ tó bá ti tẹ̀ẹ̀kọ́ lọ́jà bí ọkọ̀ 500 náà ni ó kọ́ lọ tó bá tọgbẹ̀ tán bí á 750 náà ni ó bí á 250 ní èrè rẹ̀ tó wà ń bẹ̀ 250 ń sáré 250 rẹ̀ káfà ọmọ kìnnì àkìnnìkan tí kìnnì àkìnnìkan ìjọ kejì ó sì gbọdọ̀ lọ́jà ẹ̀yìn dí gbogbo ẹ̀ ẹ̀ jẹ́ rọ́nà lọ ẹ̀ ah, kí ni ṣe tẹ́ bá ṣe ẹ̀wọ̀n aka kìnnì kàbí 15 aka kìnnì kàbí 15 pé nǹkan táwọn fẹ́ gọ́ọ̀mẹ́ntì sí ni síyàn máa ń là lé olórí lọ́wọ́ báyẹn ni sí ọ̀nà tó gbá láàká ìmú tí èmà ń làlé olórí lọ́wọ́ ni bàbá lórí lé sí èmà ń làlé bàbá lọ́wọ́ báyìí tó bá fẹ́ gbà kọlọ bàbá rẹ̀ bàbá fún ọ làlé lọ́wọ́ báyìí náà wípé oya àjẹ́bẹ̀ adalé ewu sí tó bá adalé ewu ló wà padà rí kí ní ẹgbà ẹjá sí làáká yẹ̀yọ́ màá yà mí ẹjákùn ẹjá nípa sútúrọ̀ tẹni tí ń kírun yẹ kúlù fàkọ́l ànábì ni mithlu mukhirati burahil aburahil òun náà ni kínan ẹṣin so kínan pé ma yudaw ala dhahri alba'ir li rukub afan kí ta ma ń gbé sẹ́yìn ba'ir kẹ́tẹ́kẹ́tẹ́ kí ni ta ma ń gbé táwọn ma fi yẹ so kí ni ọwọ́ kí ni ma ń pè no kí ni sáàdù wa ni mukhirati burahil so eh so kí ni sádùn ẹ̀ṣá tí ò bá ti jù bẹ́ẹ̀ lọ ní ọmọ bó ṣe máa ń tó lẹ́ntì wọ́n wá sàlàyé bí pé wọ́n ní kìkín ju bí thulu théí àdìrọ́à bí one third arms length bí arms length láti ibi ìgbọ́n sọ́rọ́ báyìí tẹ́ bá pín sí mẹ́ta ẹ̀rọ kìí so bí one third òun ni level sádùn àbí thulu théí after two third two two third so ìtumọ̀ ní pé tẹba pín sí mẹ́ta ìdá méjì ní mẹ́ta òun ni uh, mu'khiratu murahili so hadith yẹn wà ní sahih muslim ìtumọ̀ ní pé tẹba ti gbé nǹkan tó ga tó ga jù lè tó wà wájú mẹ́yẹ lọ díẹ̀ tó ga jù báyìí lọ díẹ̀ hmm? so ó ti alẹ́tì tẹ̀rídù aláṣìyánà ti sọ́lá ẹ̀pá ti sọ síwájú nínú àwọn àǹfàní tí ń bẹ̀bí sútúrọ̀ ipé sútúrọ̀ ma ń bá wa pìsáàfù ẹ̀rùn wa yóò pìsáàfù ẹ̀rùn fún yóò sọ àwa mùsùlùmí yóò kúkò níbi ká kó sẹ́sẹ̀ tó tóbi yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni yóò sọ ẹni tí ń kírun kò níbi kó mọ fara ní àwọn èèyàn ó ti gbé sútúrọ̀ síwájú ẹ̀yìn ẹ̀yẹ̀mẹ́ kọjá bó sì wù yínú so yí bá yẹn àbí náà and yóò dẹ̀ jẹ́ kẹ́ni ẹlẹ́ concentrate <clears throat> because yóò reduce him, ibi tẹ́ni yóò lè mọ̀ wù lórí wọn ẹni yóò ma wo bí tí sútúrà yẹwà so ní kọjá bí náà ẹlẹ́ẹ̀kejì ní pé an takuna bí kọdìrì mọ̀kírọ̀tí rọ́hlì fi tuliha wa irdiha in amkan tó bá lágbára bẹ́ẹ̀ kó jẹ́ bí lẹ́fù mọ̀kírọ̀tí rọ́hlì kínàgbé kama sayati fi hadithi abi hurayra so wọ́n ní tí ó bá lágbára kódà khotu ojú ke eyan lè fala sílẹ̀ le báyìí eyan fala hadithi abu hurayra mbo wájú eyan kàn fala báyìí ó sì ma kin lọ fala sí báyìí tí ó nafa kale yi so láti ma kan yan ma ipe eh wọ́n kin so ke eyan lè ma ipe kíní kan wà wájú ẹni yìí ó fa nam wọ́n ni anna mashru'iyyata uh, asutura tekunu fi alhadur wa safar wa fil qada'i wa fil fada'i wal bina sheri kama lo sutura o work nínú e, tabawa nle ni àbí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà <clears throat> tabawa ni alfada'u uh, orí ọ̀dàn wal àti ilé ìtumẹ̀ ni pé tí bá wà nílé náà èyàn ṣe máa lo sutura yes tí bá súnmọ́ jìdáàrì tí bá súnmọ́ jìdáàrì jìdáàrì ni ó jẹ sútúrọ̀ ìyẹn ni ògiri nínú ẹni mashru'iyya anna mashru'iyya ta sútúrọ̀ mutaqabbiratun lada sahaba radiyallahu anhum min kínan pé qabla ghazwati Tabuk fi as-sanati at-tasi'a min al-hijra a sì pé ká mọ̀ ló sútúrọ̀ ó ti wà àwọn sahaba ti mọ̀ kó tó di ogun Tabuk léè tó ṣẹlẹ̀ ní ọdún eh, ẹlẹ́ẹ̀kẹsàn ní ẹ̀yìn hijra <clears throat> annabi muhammad sallallahu alaihi wa sallam hadithi tó kù ni an sabrata bin ma'badin aljuhani radiyallahu anhu qala qala rasulullah sallallahu alaihi wa sallam liyastir ahadukum fi as-salah walau bi sahmin so hadithi annabi sallallahu alaihi wa sallam pé ẹ lo sutura lórí irun kò bá jẹ́ ọfà ọfà lẹ́kàn fi síwájú lẹ́kàn na síwájú yín na'am nínú talim hadithi ni pé istihbabu sutura amama al-musalli لحفظ صلاته من النقصان أو البطلان والاستهباب وهو مذهب الجمهور so wọ́n ní pé mustahabu ní ká lo sutura fún kí ẹni tó bá kìlọ̀ máa lo sutura láti lè fi sọ́yọ̀ mọ̀ kó níbi àdínkù àmì níbi kó bàjẹ́ tẹ́yẹn because tó bìnrin tí ń sìn kó ṣùgbá kọjá wájú rẹ̀ àbájá dúdú àbí kẹ́tẹ́kẹ́tẹ́ yóò ìhun yóò bàjẹ́ ò náà so al-afdal fi asutura an takuna ka mukhirati rahli ka mutaqaddam fa in lam yajid dhalika wala aqallu minhu ja'ala walau sahman والسهم هو عود دقيق من من الخشب يغرس في طرفه نصل يرمى به wani wani pé okay wọ́n ṣàlàyé ke mustahab ni kiyan lo sutro lọ́dọ̀ jumhur tó nti pé ó láwọn fa tí pé wájìbù ní gẹ́gẹ́ bí sheik muhammad nasiruddin al-albani ó wà nínú sífàtù salati wọn sífàtù salati nabi sallallahu alaihi wasallam àwọn mọ́ ya pé wájìbù ni o so but kíyàn fi sáfù ọmọbẹ̀ ma lò sutura inṣàlá naam so wọ́n ni èyí tí wá fi lọ́lájì níbi sutura o ní kó jẹ́ bí sádù ẹ̀sìn yẹn bí lẹ́ntì ẹ̀ naam a ní àmá èyàn tí ò bá rí àbí tó kéré igi pẹlẹbẹ tí wọ́n gbé jáde látara khoshab látara pákó tó ma ń fi irin sí lókè láti ma fi ta ní ojú ogun àbí tó ma fi tàbá ń dẹ̀gbẹ́ nínú ẹni alhírùsù aláwádìí ìsútọrọ wala min adẹ́kìl àṣíyá ìwọ àkọlìhà ó ní pé hírùsù pé ẹsà àmọ́ ló sútọrọ kò bá jẹ́ kékeré ẹsà gbé kí an mujawazati an-nazar kí ẹ̀kẹ́ tẹ̀ fi gbé kalẹ̀ pé ojú mi ò gbọdọ̀ kọjá ibi kíní ẹ̀yin ó tún fi pay attention dáadáa ní orí irun aha nínú ẹni zahirul hadith annahu la yadil illa sahm illa ba'da alla yajidu sutratan kafiya ka mukhirati rahli aw ma huwa duna so n tó wà níbi hadith yẹn ni pé kí náà gbé èyàn mọ́ lọ síbi sáàmù yẹn àfitíyàn bá tó rí tó jẹ́bi level mọ́kírọ̀tọ̀ ras ìṣúgbà kí tẹ́yàn bá rí nǹkan tó tún gbájú bẹ́ẹ̀ lọ kò ní kíyàn lò kíyàn má lo nǹkan tó kéré ní presence nǹkan tó ṣe kíni tó tún ga dáadáa so àwọn ilé ni àwọn àǹfàní táwọn inshallah adùn bí inshallah tẹ̀síwájú láwọn ọjọ́ mi wa sallallahu wasallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam bihamdik wa ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته